lọ́jọ́ kan làwọn ẹni adélùmọ̀ tí sì ń fẹ́ràn wa wọ́n wá bá mi wọ́n ní àwọn òyìnbó tó gba tèmi púpọ̀ wọ́n ní wọ́n ní kí n wá bá àwọn jẹun pọ̀ o mo bá bọ́ọ̀lé wọ́n bá tavọ́ra èmi àtọ̀rẹ́ mi kan Kazeem alájẹmọ́bi rábẹ́ bá lọ <laughs> kì í gbàdúrà mọ́tò kì í gbàdúrà kọ́kọ́lé kì í gbèrò ọmọ ṣùgbọ́n oúnjẹ gọ̀dù Àkànfẹ́ gan-an ọ̀nkáṣọ rẹ̀ lọ́wọ́ ni n tí Kazeem ọ̀wá mọ̀ ni pé oríṣiríṣi ló ń jẹ èèbó èyí tá a fọwọ́ òsì jẹ ọ̀tọ̀ tọlọ́wọ́ ọ̀tún ọ̀tọ̀ aláfẹnulá ọ̀tọ̀ èyí tá a fi rọ́bà fàmù ọ̀tọ̀ oníṣíbí kéńké ọ̀tọ̀ oníṣíbí jàǹrà ọ̀tọ̀ kasimu kan sáré pé àwọn síbí kéékèèké ní bẹ ní iwájú wa hmm. wọ́n sì tún ti sọ fún wa pé oúnjẹ míì tún ń bọ̀ o tẹ̀léǹtẹ̀lé ni wọ́n gbóúnjẹ tí wọ́n wá kọ́mọ́bà tutù àwọn síbí orí tébù ni kasimu ranjú mọ́ bẹ́ẹ̀ ni mò ń wò pé ǹjáwé yóò ní wọ́ ńlẹ̀ lójú àwọn òyìnbó tí ń fẹ́ràn mi báyìí hmm. nígbà tó yá wọ́n ní ká jẹun ṣùgbọ́n kí n kọ́kọ́ gbàdúrà ná Mr. Benga could you please pray before we eat hmm. mo ní right um, let's stand up close our eyes for prayer <laughs> gbogbo wa bá dìde làdìjú ọlọ́run ló jẹ́ mi ọ̀yájú fín mo kàn rí Kazeem ni ó ń yọ síbi síra wọn inú rẹ̀ ní dẹ́rù bà ó ń dá síbi kékeré padà sáàrin tébùrù ń fi ní ńlá dípò àwọn tiwájú wa ẹ̀tẹ́ àwọn òyìnbó yìí ò gbọ́dọ̀ yájú kí wọ́n rírú èyí wọ́n bá yà ronú sódù tí wọ́n lò mo ní um, I would like to pray in my mother's tongue Yorùbá language <laughs> mo léde ìyá mi ní ẹ̀ẹ́n ìgbàdúrà ètí ìṣèdè Yorùbá wọ́n ní you welcome Benga go on mo ní Kàsíìmù <laughs> Kàsíìmù Kàsíìmù ẹ̀mí ló mú pé ọ lọ́ba nàka mẹ́ta kò ní dáa fún ọ. <laughs> <laughs> mo ní kò ní dáa fún ọ ah, oúnjẹ ti ba ayé ẹ jẹ́ tí ọmọ pé bẹ́ẹ̀ náà ló ṣe ní McDonald's lánàá tó ń jẹ pizza mọ́ bọ́gà tí wọ́n ní sáàjọ wá ní tí mo ní ń rí ọrí tó ń kó kírìmù wọn sápò ó tún dé lónìí ah, wo apòpò ìrọwọ́ ọrí o tú e o ìtakùtà ń gúgúrú ta ti fi kú òun agbada o ijó àgbọ̀nrín ìgboro bá sì gbọlẹ̀ báyìí lálábẹ́ ọ̀run kọ́ wàláì níjọ́ ẹ̀tú bá rí náà náà nígbà ah. òru gangan sì làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ sọ ara ẹ̀ o àrè ṣé ọfẹ́ tẹ gbogbo yorùbá lójú ọ̀hún èèbó ni wọ́n á sì ní gbogbo yorùbá la lájẹjù tẹni ó mu kọ́ọ̀bù tí mẹ́tàdínlọ́gbọ̀n ó sì ń já rìnrìn lára wọn ìwọ ó tún dá mi ilẹ̀ ọ̀dà tí wọn ò bá wá di júfàdùà nǹkan ní ìsìn ah, wo Kasimu ò ní bá ń jáde lamẹ́ríkà yìí mọ́ o mọ́ kéèrè igi yóò bì la o ibú síbi kí mo wá lé lamẹ́ríkà o ju síbi ọwọ́ rẹ lẹ̀ ní ìsìn kíá kí mo ìsèpè sórí ẹ̀ In Jesus' name, I pray. Amen. wọn hmm. ni èyí tó tún wáá pa mí lẹ́rìn jù ni tọmọ kékeré kan tẹ́ ẹ bá ní kí ló kọ ẹ̀ a ní Barbara Afọláàbàì from Ilésà mo ló tiẹ̀ dá bẹ́ẹ̀ bàbá rẹ̀ náà ní kákí orúkọ ìjẹ̀sà ní jẹ́ Barbara ló ṣe sọ bẹ́ẹ̀ all right what is your oriki a ní Adùkẹ́ and Ebony. Oh, mo la gbọ́ tàdùkẹ́ èwo ni ẹbó nìkan lẹ̀ ló bá sì gba bírò lọ́kọ́ ah, ah, ah, àbẹ̀ní rè àbẹ̀ní lọ́kọ́ yìí kì í ṣe ẹbó ni o <laughs> tó ọmọ yìí lọ́wọ́ rí èmi àti ọ̀rẹ́ mi kan níbi tí a ti ń ṣe fàájì n ò wá rò pé orí ìlà rí <laughs> ọ̀rẹ́ mi tán sí ọkọ̀ ọkọ̀ ẹ̀kẹ́kùn ni bíi tẹ̀gbọ́n bọ̀dá ìyá àǹtí bọ̀dá mọ́ mi. ṣe sì mọ̀ pẹ́nu àwọn ọmọ èèbó ọmọ akátá ẹnu wọn gbọ́rọ̀ àní wọn a máa sọ fún òbí wọn ọmọ gbọ́ dáàdì don't be silly are you mad bẹ́ẹ̀ sì nà wọ́n wọ́n pọ̀lọ́pàá ẹ̀wọ̀n súnmọ́ tòsínú child abuse nìyẹn ń jẹ́ anyway ọmọ yìí lórí <laughs> ìlà ọ̀rẹ́ mi kò rírú ẹ̀rí lọ́ba tẹjúmọ́ ẹ̀kan náà excuse me what happened to your face like this you fight lion <laughs> onísọ́bà kìnìún jà ni <laughs> you fight lion ah, kí n lè bo tọ̀n láti rí torí ẹnu ọmọ mú ẹmu eh, ní yes ọdẹ apẹni ló ń wò <laughs> nínú gbóòórùn mọ́lẹ̀ he fought lion and won ọmọ ní sure you must be very powerful you fight lion wow i like you i will tell about you to my friends Please give me your picture and your autograph. Ah. My friends will all come from my school tomorrow to oh, see the man who fight lion. <laughs> ìyẹn nínú òjàre <laughs> I didn't fight lion it's tribal mark. How many tribal what? <coughs> what does that mean? I mean, it means tribal mark the tribal mark that was put there willingly. How many what? you mean somebody did this to you? àwọn ẹni eh, yes my parents. your parents? Are they crazy? they must be very wicked. Did this to your face? I went in, whoa, I'm like, yes, when I was young. I'm like, oh my God. And when you grow old, what did you do? <laughs> Nothing. You don't get them locked up? No. You don't sue them? No. You don't drag them to court of law? Ah, I went in, no, can you ọmọ you can't afford to buy a gun ah. shoot them kill them I àwọn ẹni no never Money. ní ah. oh my god i'm scared of your parents hmm. <laughs> kójú ni tí ó sì ló wéhùn that's america for you ah. Ah, tó ọlá ọlọ́run àjẹǹjẹ tán àwọn òyìnbó ṣe àyẹ̀wò sára mi wọ́n lára mi ni oúnjẹ ti ṣiṣẹ́ jù láyé hmm. Hmm, torí wọn ò sanra wọn ò sì gbẹ wọn gbẹ̀ngbẹ̀rẹ̀ tẹ òótọ́ sì ni ẹ̀yin náà ẹ wò mí dáadáa sẹ́ẹ̀rí wájú sẹ́ẹ̀rẹ́yìn wọ́n wá fi mí jẹ doctor of diet dókítà tó mọ̀ ti fún tẹ̀dọ̀ irúfẹ́ oúnjẹ tí í ṣara lóore and by the power conferred on me ṣá àwọn oúnjẹ tí mo fẹ́ kàálẹ̀ ilẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ kò bá ìlera ara yín mu bórúkọ wọn ti dún létí náà làìsàn tí wọ́n ń fa àwa láàfúrà èkíní ẹ̀bà. E bẹ́ẹ̀ ni ẹ̀bà ní fa ibà hmm. ìkejì àmàlà àmàlà ló ń fa àlákàlà ìrẹsì yes ìrẹsì ní fa ìrẹ̀wẹ̀sì ẹlòmí arọ́ tí kò rẹ́ra iyọ̀ pọ̀ jù nù hmm. tíì tàbí ọtí ẹni fa ẹtì hmm. bẹ́ẹ̀ ni túwó ẹni jẹ túwó yọ̀ọ́ mọ káàkiri ayé ni búrẹ́dì. ẹni bá ń jẹ ọmọ dìyàn nú ọ̀rọ̀ ò ní tánú wà láì bọ́ bá rẹ́rìn ẹ̀rín èèyàn ah, ni. láti ní mi ní o inú bíbí ń mi rán ẹ̀dọ̀ fùfú wọn ọ̀bẹ ọlọ́wẹ̀ fùfú ní fa inú fùfú ti bínú bẹ́ẹ̀ ni ìyẹn ìyẹn ní fa ìyàn jíjà ìyàn jíjà ní kíni bọ̀ hmm. ẹran ẹran ní fa ẹ ẹja ní fa ẹja ẹni bá sì ń dẹja ń fẹ̀mí ara wéwu ah. ẹ fún ẹni bá ń jẹ yóò kọrẹ ẹni kọ̀rẹ́ tí ó pa yín o hmm. jẹ ọlọ́run ní jí ẹ rásájò hmm, ẹ bọga sì jẹ bọ́gà mọ́ orí jí ẹ gásájò bí náà kí o hmm. ẹ pizza ẹni ń jẹ pizza ọmọ sani borí ti immigration tó ti green card ẹ̀ yóò tó máa ṣàlàyé iṣẹ́ písà ni ẹ̀fọ́ ẹ̀fọ́ ní fa ẹ̀fọ́ rí ẹ má jẹ lámọ́ ilá ní fa ìlà kùrùkùrùkùrù ẹ̀gúsí ń ah. bẹ́ẹ̀ ni ìjẹ́ èèyàn si kiri ni bọ́kùnrin ti ń sí kúrò lórí aya kan ní ọmọ fẹ́ bójóbe náà ni ti ń sí ní ọkọ kan ní ọmọ fẹ́ mi kò lè rí ìjì jókòó tí bẹ́ẹ̀ láyé fọ́n fèrè ẹ mọ̀ jẹ àpọ̀n mọ́ béèyàn ń jẹ àpọ̀n pípọ́n lásán ni bí babaláwo ti ń fọ pẹ̀lẹ́ ṣèké ẹ̀wà èèyàn ò ní jẹ̀wà kọ́ mọ́ wàá wàá kú wàá yes gàrí hmm, gàrí ní mú ní rírì kúrì bẹ́ẹ̀ lómi bá ti bí iṣẹ́ dé ha lọ́nà bí iṣẹ́ wa lé ní ọkọ̀ mẹ́ta lọ́jà mù èèyàn mẹ́jọ ló kú mbẹ̀ ẹ̀yìn bó ṣe kí nìkan lọ́nà odò wọn gúnra wọn gàrí lọ́pọ̀ jù ìrìkúrì bí ó ṣe mọ̀ rí kánú tiẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gẹ̀dẹ̀ Mm, ẹni bá ń jọ gẹ̀dẹ̀ yóò dẹ̀ bíi tasutasu bí ìyàwó ẹ̀ lóyún falẹ̀ òní ọ̀sán wo ṣiṣẹ́yún ọ̀dẹ̀hùn gúgúrú imú ní rù imú ní rù ọ̀pọ̀ ní gúgúrú ń yọ lẹ́nu tí wọ́n ti purọ́ éèdì mọ́ dòdò ẹni ń jẹ́ òye olódò ni kà á mọ̀ dò bẹ́ẹ̀ ni ọ lọ gbá wọ́tà wá yọ ọmọ sunkún sábọ́ ni omi ojú ni ó pé <laughs> bẹ́ẹ̀ ni ìrèké ìrèké ní fa ìwà rékèrèké. Hmm ẹ mọ́ jẹ̀pà náà mọ́ ẹni ń jẹ̀pà ó pààyàn tà lọ́jọ́ iwájú ọlọ́mọ sí wa láyà kí la o ó bì kì í jó ń jẹ ó dúró nú olúwa rẹ̀ ó bì dànù ní orin òbésèré hmm. bẹ́ẹ̀ náà lórógbó ẹni bá ń jẹ yóò mọ gbó ni bí ajá bí ẹni tí àṣàṣì dà lórí yes ẹ má jẹ epo mọ́ epo ipò yẹn nú tiẹ̀ níbi ẹni wọ́n ti kó òróró ẹ mọ jòróró mọ yín mú ní yorùbá ní ọsibítù kún fúru wọn ẹ wo ìkìlọ̀ mi ò lópin ẹ mọ gbọ́ yòókù lọ́jọ́ iwájú o. kí ni ká máa jẹ ìbẹ́pẹ́dà yes ní jẹ́ apẹ́láyé dúdú rẹ̀ ni o tó lóje lára gan-an ẹ ìbẹ́pẹ́ dúdú láàárọ̀ ìbẹ́pẹ́ hmm. dúdú lọ́sàn-án yóò bá tiẹ̀ ti fòwe làdí ọ̀rọ̀ àrònú débẹ̀ láti ẹjọ́ ẹni ẹ parí òwe yìí bí pẹ́pẹ́yẹ bá jòkúta ńkọ́ omi ni ó fi su táyọ̀ á ẹ tó máa jòkúta bíi yíbò ah. ọlọ́run wọn fa lùbáríkà sí. Ah. <laughs>